إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الذين امنوا يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله داجد أجب بوقيت رابني كسسني أي الله سبحانه وتعالى أسوين اللوار أتيا فرجير أسوى أبو نبي أبو رمي وأتيا أبو رمي ẹni tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala bá tọ́ sọ́nà òun ni ó mọ́nà ẹni tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala bá sì sí lọ́nà kò sẹ́ni tí ó tọ́ sọ́nà ibadallah mún jẹ́rìí pé kò sí kankan tó tọ́ sí ìjọsìn àyàfi pé annabi muhammad sallallahu alaihi wasallam ẹrú ọlọ́wọ́ bá ní òjíṣẹ́ ọlọ́wọ́ bá sì ní pẹ̀lú Ibadallah ẹ páyà Ọlọ́run Ọba o ẹ páyà Ọlọ́run Ọba tó dá yín tí ó pa yín tí ó sì gbé yín dìde lọ́jọ́ kan Ibadallah Ibadallah inú oṣù ńlá ńlá la oṣù Ramadan tọ́lọ́wọ́ subhanahu wa ta'ala sọ Qur'an kalẹ̀ Ọlọ́run sì sọ Qur'an yìí kalẹ̀ nítorí ká fi ronú sí ni o كتاب أنزلناه إليك مبارك ليتدبروا آياته وليتذكر أولو الألباب الله أباني تراتا سوكالي فون وطل البركة تنبع تنبع في لرنوسي عن وآيا رنيو أتتا وقتني لأكاي تنبع في لرنونيو الله أباني ولقد يسرنا القرآن للذكري a ti ṣe Kùránì kó rọrùn fún ìrántí fahalmin mudakir sẹ́ni sẹ́ni yẹn wà tí ó rántí ibadallah inú oṣù yí ká máa tọ́ Kùránì ká máa tọ́ lẹ́ni tó fẹ́ mẹ́nà ká máa ká lẹ́ni tó fẹ́ wòye Kùránì tó fẹ́ gba ìmọ̀ra látọ̀dọ̀ Ọlọ́run Ọba ẹ jẹ́ ká jọ gbé ọwọ́ láàrin ara wa in tí ó dẹ́rùbà wá nínú ọ̀rọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nípa alkiyama fẹni tó bá fẹ́ gbọ́rọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala bákan náà tí ó sì rán létí báyìí ṣe bíntín ibadallah tí ó jẹ́ ká lè عباد الله الله سبحانه وتعالى صنع القرآن الكريم الله أبا تيورار تقجل الله أباني ألهاكم والتكاثر الله أباني حتى زرتم المقابر الله أباني كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم عباد الله اوى وآيات الله بأي طلب سبحانه وتعالى توفين في بابا يهي توفين يوى توفين سالة يفوى ابتاق بدا بدا سي عباد الله بقين يويان عباد الله ọlọ́wọ́ bá ní alhakumu takathur ó ká ìrójú ráyè báyín ó kó àìrójú ráyè báyín attakathur ìmá pọ̀ níníní ìmá ka àti ìmá a ìmá fi ṣe fáàrí ìtẹ́yàn ní ibadallah Allah subhanahu wa ta'ala sọ pé ó kọ́ ìrójú ráyì báyìí àtàkàtò àwọn olùmọ́tún ní ìtún nínú túnmà rẹ̀ òun náà ni ó jẹ́ kẹ́ gbàgbé alhaakum ansakum ó jẹ́ kẹ́ gbàgbé àtàkàtò ìfẹ́ kó ayé ìjọ ìfẹ́ ní ayé yìí ó jẹ́ gbàgbé o ibadallah ìtúnmà látara ìsáfáyé látara ìsáwá ayé ìfẹ́ jura ẹni lọ nínú ayé ìfẹ́ kó ayé jọ ayé tí ò ní pẹ́ tí ò ní lọ tí ò ní máa lọ fún gbogbo ọgbà ìbáràlá ayé tí ó padà tán nítorí kíkó ọjọ́ ìbáràlá ẹsì gbàgbé alkiyama ìbáràlá àwọn olùmí ní ìdí tí súrọ̀ yìí fi sọ̀kalẹ̀ òun ni àwọn ará kan nínú àwọn ansọ́r àwọn ará méjì nínú àwọn ansọ́r wọ́n bára wọ́n jiyàn ní pé àwa jù yín lọ àwọn kejì náà ni ara àwàlá jù yín lọ wọ́n bẹ̀rẹ̀ sí ń kà wọ́n ìgbà tí wọ́n ń kà wọ́n tí ò tó wọ́n tún ní ó yá tó bá yẹ jù wọ́la pẹ̀lú àwọn tó wà láyé àwọn tó ti kú wọ́n kọ́ ó lọ bí sáré fala hawla wala quwwata illa billah wọ́n bẹ̀rẹ̀ sí ń a na ara wọn pé a ah, lágbájá ọmọ lágbájá tó wọ́n sáré yìí tẹ̀bíyàn tí wá ní aláwọ̀ ní alhakumu takathur o jẹ́ kẹ́ gbàgbé ó jẹ́ kẹ́ fọ́nú fọ́ra takathur jù rẹ ní lọ níbi ayé yìí ìtumọ̀ aláwọ̀kọ́ yẹn ni pé alhakumu takathur ni pé a ah, ayé ló jẹ́ gbàgbé alkiyama hatta zurtumul maqabir ó wá jẹ́ gbàgbé ti fífẹ́ ẹfiwá kú ẹfiwá bara wá nìyàn ka bára rẹ̀ sáré ni ah mo àti ah, bí ìkan rìn lọ ní ọkọ̀ sí ń bọ̀ mo sì yà fún àti ah, bí ìkan kan fẹ́ jábọ́ ni mo sì rí nígbà tó fẹ́ jábọ́ ibo mo ti bára mi ibadallah ibadallah bí ó sì rí fún gbogbo wa nìyẹn kí wá láwá ń fi Ramadan kábàmà lórí àwọn ẹ̀ṣẹ̀ wa táà ń ṣe before Ramadan táà ti fílẹ̀ nínú Ramadan ìbádọ́lá sáà ti kábàmà sáà ti páyà lórí tẹ́ni kọ̀ọ̀kan wó padà tẹ́lé lórí ọlọ́mọba ní kalla sawfa ta'lamun ọlọ́mọba ní a sawfa ta'lamun ẹ padà má gbogbo ayé tí ò jẹ́ kẹ́ rí tọ́lọ́mọba mẹ́ ọlọ́mọba ní kalla ara ẹ padà má ẹwọ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala gbogbo bá èyí bá ṣe gbé yí lọ tó gbogbo bá ṣe dínà ọlọ́wọ́ bá tó ramadanu dé òtún múlò ibadallah ramadanu dé in tó ń ṣe tẹ́lẹ̀ náà ló ń ṣe lọ àwọn èèyàn ka kùránì lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ fóònù ni wọ́n tẹ̀ àwọn èèyàn ka kùránì wọ́n gbóni afanaj'alu al-muslimina kal-mujrimin Allah ọba subhanahu wa ta'ala ọba dédé ni ó Allah ọba tún ni thumma kalla sawfa ta'lamun Allah ọba tún ó tún kàrọ́rọ̀ wa'id ìlérí ìpẹ̀lẹ̀ yìí náà ẹ̀tún wá padà ma àwọn ohun tafsiri ní kalla sawfa ta'lamun aláwọ̀kọ́ nígbàtí kalla thumma kalla sawfa ta'lamun tẹ́lẹ̀ kéjì ọjọ́ gbé ní alkiyama ni ibarallah ọlọ́ọ̀bọ̀ wani kalla law ta'lamuna ilmal yaqin tó bá ṣe pé ẹmà ní ìmà àmàdájú ni ó tó bá ṣe pé ẹmà ìmà àmàdájú ibarallah ilmul yaqin ìmà tí ó dájú pé àà ọlọ́ọ̀bá ọ̀dọ̀ ọlọ́run ọba mo sì ń padà sí ibadallah ẹni tó bá ní láyé yìí tó bá ní yẹ̀kíìnì náà láyé yìí òun ni ìmáni ma ń jogún fún yàn ìgbàgbọ́nú ọlọ́run ọba ìgbàgbọ́nú ọlọ́run ọba ìgbàgbọ́nú annabi sallallahu alaihi wasallam ìgbàgbọ́nú Qur'an yóò jogún yẹ̀kíìnì fún yàn láyé yìí pé á ah, ọlọ́run ọba kan wà tó kò sí yóò padà ní o yóò padà ní orísìírísìí àwọn àyè ni ó sì ti ní kó tó kú láyé yìí Ibadallah nígbàtí kú bá ń dé gbogbo èyàn ròdòdó Allah bá sọ pé falawla idha balaghatil hulqum Allah wa antum hina idhin tanzurun ẹ̀yin sì ń wo ń gbà yẹ pé à ah, bàbá ẹ̀ sọ̀rọ̀ bàbá ẹ̀ jẹun afẹ́ ẹ̀ jẹun afẹ́ orí kaka sọ máa wa antum hina idhin tanzurun ẹ̀yin wo ń gbà yẹn Allah bá ní wa nahnu aqrabu ilayhi minkum walakin la tubsirun àwọn Allah bá súnmọ́ ṣùgbọ́n ẹ̀ lè rí ni Ibadallah ẹni tí ó bá fi imani tí bá kó fi rí yẹ̀kíni kó tó kú yóò rí yẹ̀kíni nígbàtá màláìkà bá ń fa ẹ̀mí yọ lára rẹ̀ ààyò mọ̀ fọ́lọ̀ ọba wà kò sẹ́ni tí ma ń kú yóò rí àkíníyàn tó bá tún wá dénú sàárè yóò tún rí ibadallah àṣáyé kan wà lẹ́yìn ayé tó ń gbé ìgbà ẹlẹ́ẹ̀kẹta tí ó wà rí lọ́wọ́ bá wọ́n sọ yìí ìpé fún ma kalla law ta'lamuna ilma al-yaqin latarawunna al-jahim ní pé ẹ̀rí jahim iná tí ó ma jó iná ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tọ́lọ́wọ́ bá ma ń bọ́kú àwọn èèyàn kún bẹ̀ ẹkọ́kọ̀ rẹ̀ kó ẹyọ́kọ̀ rẹ̀ kó nú àwọn tí ó wọ́n náà àbí á gbogbo tó ti ṣe yìí mo fi yáfi rẹ̀ ibadallah tẹ́yìn bá ti wá rí iná lójọ́ ọgbẹ́nde àti bí iná ṣe mí iná o iná ọlọ́run ọba mí ṣe pé táwọn ẹ̀rù náà bà Ibadallah gbogbo wa láàrí o gbogbo wa láàrí yàtọ̀ sí pé gbogbo wa láàrí Ọlọ́hun bá ní wa in minkum illa wariduha gbogbo yín lẹ́kọjá lórí iná sọ́lọ́wọ́ bá ní kana ala rabbika hatman maqdiya ó ti Ọlọ́hun bá ti sílẹ̀ lọ́dọ̀ Ọlọ́hun bá ó ti sílẹ̀ pé gbogbo wa lákọjá lórí iná ibadallah anábi sallallahu alaihi wasallam sọ pé yu'ta bi jahannama yawmal qiyama wọ́n gbé jahannama wà lọ́jọ́ gbéǹde anábi wá ní 70,000 mala'ika ni ó gbé wá wọ́n wá máa fà pẹ̀lú náà nígbà pé nǹkan fẹ́ bọ́sì ó fẹ́ bló bẹ́ẹ̀ ni jahannama yóò ṣe rí ibadallah ìgbà yẹn àwọn yóò wá máa ilmul yaqin ẹni tí ó máa láyé tí ó káàbí tí ó gbàgbọ́lá yóò rọ̀ pé àà àṣẹ́tòótọ́ ni gbogbo pé a ah, kíyàn gbáwẹ̀ Ramadan àsìtòótọ́ ni ibadallah kò sì pamọ́ fún wa ọlá tí ń bẹ fẹ́ni tó yíwà láyé àti oore tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala jogún fún láti rí àánú rẹ̀ ẹni tó ti kú ibadallah iṣẹ́ rẹ̀ ti tán nìyẹn àyàfà àwọn asẹ́ tó lè máa bẹ lọ lẹ́yìn ìgbà tí yẹn bá ti kú ṣùgbọ́n wọ́n tó ìwà láyé àánú Ọlọ́run bá ìṣẹ́ lé nínú Ramadan yìí àánú Ọlọ́run bá ní ibadallah hujja ọlọ́run ọba tó lágbára lórí wa ní Ramadan yóò kí yẹn sàlá kwántẹ̀tì pẹ̀lú rẹ̀ ọlọ́run ọba wá ní thumma latarawunnaha aynal yaqin a níṣẹ́ mo búra ìmì ọlọ́run ọba búra ẹ̀rì pẹ̀lú certainty báyìí pẹ̀lú ojú ẹ̀rì pẹ̀lú ojú báyìí kìí ṣe pé màmá kìí ṣe pé wà màmá ń sin báyìí ẹ̀rì pẹ̀lú ojú tí gẹ́gẹ́ àṣẹ àdéhùn ọlọ́run ọba òdodo ni ẹ̀rí o Allahu akbar ọlọ́run ọba ni thumma latus'alunna yawma'idhin 'anin na'im Allahu akbar ọlọ́run ọba ní lẹ́yìn náà a wà bí nípa ìdẹ̀ra lọ́jọ́ ògbìndì Allahu akbar ọjọ́ kan annabi sallallahu alaihi wasallam jáde lẹ́ni tẹ́bí ń pa annabi jáde lẹ́ni tẹ́bí ń pa ó wá pàdé umar abubakir sọ pé a ah, anábi ebi ń pàwàlá jáde lásìkò ọ̀sán hìnà zọ̀hírọ̀ lásìkò tó rùn mú kankan ìbádọ̀lá láwọn ilẹ̀ tó rùn tí ma ń mú kódà nìkan ní sí ṣọ́bù lásìkò yẹn bá ti sí lọ́wọ́ àárọ̀ láti dásìkò ohun ó tún dẹ̀yìn àlásàrí kó tó sí ṣọ́bù anábi wá jáde lẹ́ni tẹ́bí ń pa tó sòkúta mẹ́nu àwọn sàhábà méjèèjì yìí tán lọ́lájú nínú àlùmọ̀ yìí àwọn náà jáde àwọn ní àyíbí ń pàwà láyé jáde annabi sallallahu alaihi wasallam o annabi ni kódà in tó gbé yín jáde náà ló gbé mi náà jáde wọ́n wá lọ sọ́dọ̀ alákùnrin ìkan ansọ́r ìkanà àwọn ansọ́r ó wá dáná fún wa ó gbé búsùrù wá fún wa ìran kan nínú àwọn ará labidun tí ó tí wọ́n wá jẹ́ ó tún dúnà fún wa àwọn annabi sallallahu alaihi wasallam jẹun nígbàtí annabi sallallahu alaihi wasallam jẹun tán pẹ̀lú abubakar àti umar annabi sallallahu alaihi wasallam sọ pé wallahi mo búra pẹ̀lú ọlọ́wọ́ ba

ó sì tó yẹ ká máa ká tó yẹ ká máa ronú sí Kùránì ká máa páyà fúnra wa tó yẹ kí ẹ máa bẹ lọ́wọ́ fúnra rẹ̀ pé ọlọ́run wò gbàmílẹ́rù rẹ̀ ìbádọ́lá tí Ramadan bá yí lọ láì ṣe pé èyàn sálà pàntètè lórí bí èyàn ṣe ráànú ọlọ́wọ́ bá subhanahu fi sórí rẹ̀ nínú Ramadan ó ti ṣe gbogbo rẹ̀ بارك الله لي ولكم في القرآن الكريم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا عباد الله الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أيها رسي الله أبا Allah subhanahu wa ta'ala wants us in this noble month to strive سابقوا سارعوا إلى مغفرة من, رب من ربكم الله سبحانه وتعالى ta'ala wants us to strive for his forgiveness and for the Jannah of Allah. The Prophet sallallahu alaihi wasallam said, "Ala inna sil'at Allahi ghaliya." The price of Allah subhanahu wa ta'ala is expensive. About Allah, no good thing comes for free. The Jannah of Allah subhanahu wa ta'ala is not free. The Jannah of Allah subhanahu wa ta'ala is expensive. You are going to buy the Jannah of Allah with your nights, with your sleepless nights, calling and crying to Allah subhanahu wa ta'ala. You are going to buy the Jannah of Allah with your days, fasting and praying to Allah. Ibad Allah, you are going to buy the Jannah of Allah with your wealth, sacrificing what you have for the sake of Allah subhanahu wa ta'ala. Whoever is not ready for this, Ibad Allah, is not ready to pay the high price of Jannah about Allah, Ramadan is the month that Allah subhanahu wa ta'ala opens the door of Jannah. Allah subhanahu wa ta'ala loves his slave. Allah subhanahu wa ta'ala opens the door of Jannah to them so that they can walk the actions of the people of Jannah in that month. فَمَا بَالُكَ يَا عَبْدَ اللَّهِ فَمَا بَالُكَ يَا عَبْدَ اللَّهِ تَسِرُّ عَلَى الْمَعَاسِي about Allah and you still continue to sin in this noble month in this month of Allah subhanahu wa ta'ala about Allah it is high time we wake up from our slumber before death wakes us up wallahi death is not sleep it is after death that you will really wake up because people think you are just going to be sleeping after death no about Allah it is after death that you really wake up if you don't wake up in this life Ramadan, another Ramadan has come. Till when, Ibad Allah? Ila mata? Till when will you continue to be heedless? And you think you are young. وَفَكِّرْ كَمْ صَغِيرٍ قَدْ دَفَنْتَ Think of how many young people that you, you yourself have buried. وَلَا تَقُلِ السِّبَى فِيهِمْ تِهَالٌ وَفَكِّرْ كَمْ صَغِيرٍ قَدْ دَفَنْتَ do not say that childhood, childhood, you have a lot of time in your childhood. Think of how many young people you have also buried. About Allah. This is the moment of truth about Allah. The moments that we accept that we are slaves of Allah subhanahu wa ta'ala. Tomorrow, about Allah, is when we are going to be rewarded. And no action, no action will be accepted again when a person is dead, About Allah. except from those that the Prophet sallallahu alayhi wa sallam says benefit a believer. Allah subhanahu wa ta'ala says, وَلَنْ يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولي ومولاها اللهم أحسن لنا ديننا الذي هو عصمة أمرنا وأحسن لنا دنيانا التي فيها معاشنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم تقبل صيامنا اللهم اعتق رقابنا من النار اللهم اجعلنا من الفائزين اللهم اجعلنا من السابقين اللهم اجعلنا من أصحاب اليمين اللهم يا الله اغفر لنا يا رب العالمين اللهم اغفر لنا يا رب العالمين اللهم تب علينا يا الله اللهم تب علينا اللهم تب علينا يا الله اللهم انصر ولاة أمورنا اللهم اهديهم إلى البر والتقوى اللهم ارزقهم بطانة صالحة اللهم لا تكلهم إلى أنفسهم طرفة عين اللهم أقفنا يا الله اللهم أغثنا غيثا مباركا يا الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد